تبعه بإحسان إلى يوم الدين أتقف الله سبحانه وتعالى أتروا لكم كياتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي أشنك إن شاء الله àti ṣàlàyé tẹ́wọ́n alhadith al'awwal nínú babul mawaqit fi kitab as-sala nínú umdatul ahkam pẹ̀lú àlàyé Sheikh Abdullah al-Bassam rahimahullah so ilé tafẹ́ sáré kan ní kọ̀rọ̀rọ̀ hayhati kibari ulama ay fi mamlakati al-arabiyya as-saudiya nǹkan tí àwọn àgbà ulama tí wọ́n ṣe àlàyé ní mamlaka al-arabiyya saudiya so ó láwọn nìkọ́ tó nǹkan tí àwọn àgbà àfáà tí wọ́n ṣe àlàyé lè tó dẹ̀ yẹ kí gbogbo mùsùlùmí ayé kí àtàdàbà síbibẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ ní kí man kana yukimu fi biladi yatamayazu fihi al-laylu min an-nahar bi tulu'i ìlú tó ṣe pé bitulu'i fajirin wa ghurubi shamsi pẹ̀lú pé alfajari ma ń yọ ń bẹ̀ òun sì ma ń wọ́n bẹ̀ illa anna naharaha yatulu jiddan fi sayf ayé bó ṣe ma ń ṣẹlẹ̀ láwọn àdúnà ló ma ń ṣẹlẹ̀ lámlì ó kàn jẹ́ wípé nínú ìlú yìí ń kọ́ ọ̀sán rẹ̀ ma ń gùn gan-an tó di táìmù ooru táìmù sọ́mà ọ̀sán ma ń gan-an èyí tó bá wà nínú ìlú ẹ̀ wọ̀yẹ́ksírù fi ṣìta tó bá wá di táìmù òtútù a ma kéré gan ẹ̀jìrì báyìí tó bá di táìmù sọ́mà o mọ́ ń ọ̀sán mọ́ ń gùn gan òru wà short but tó bá di táìmù winter opposite ló mọ́ ń ṣẹlẹ̀ ọ̀sán ma short òru ma wá gùn wajaba alayhi an ó dandan ni kó máa kírun láwọn àsìkò tó yẹ kó máa kí nítorí pé Ọlọ́run sọ pé akimis salata liduluki shams ẹ máa kírun ní táìmù tí duluki shams bá ti ṣẹlẹ̀ ila ghasaki leil tí ó fi di táìmù òru wa qur'an al-fajr àti qur'an tí yẹn bá ń ka ní táìmù fajr náà in tó ní ọlá ni inna qur'an al-fajr kana mashhuda qur'an tí yẹn bá sì kà láàrọ̀ ní àwọn màláíkà ma ń wọ́n witness rẹ̀ ẹ̀kejì wọ́n ni kí man kana yuqimu fi biladin la taghibu anha shams sayfan wa la tatlu' fiha shita'a èyàn tó bá wá ń gbé nínú tó ṣe pé la taghibu anha shams sayfan tó bá ti di táìmù sọ́ìfù ohun ìkí ń wọ̀ ń táìmù yẹn ọkọ̀ ni wọ́n wà half the remaining half òru nìkan wà so tó bá ti àwọn summers ní àwọn seasons ní tó bá ti di season time tó ṣe pé sọ́ìfù ni òòrùn ń wọ̀ ń bẹ̀ wà látẹ́tùlù ìfíyà ṣìta àní òòrùn sí ń yọ ní time òtútù ẹwù káwọn aw fi biladin yastamiru naharuha ila sittati ashhur àbáwọn ìlú tó ṣe pé ọ̀sán máa ń kọ̀ntínú ní odidi oṣù mẹ́fà ọ̀sán ó sì kọ̀ntínú ọ̀sán nìkan kò sóòrù gbogbo odidi oṣù mẹ́fà wa yastamiru layluha ila sittati ashhur mathalan òru rẹ̀ náà sì máa ń kọ̀ntínú fún bí oṣù mẹ́fà gẹ́gẹ́ bí àpẹẹrẹ wajaba alayhim an yusallu salawatil khams fi kulli arba'i wa ishirina 24 hours ẹ ma ká ní kí sípẹ́ wà sọ pé ọ̀sánlákúwà ọ̀rá ẹ ma ni so ti pé 24 hours àbí ẹ ma yú àwọn táìmù rẹ nínú 24 hours ẹni wà á ń yẹ́kùdòrò láha àwùkọ́ta wọ́n gbọ́dọ̀ wá ṣe wọ́n gbọ́dọ̀ ṣe kọ́dùrù àwùkọ́ta ay yẹ́kùdòrò àwùkọ́ta ay wọ́n compare àwọn táìmù ẹni in what way on a normal time time time wà yìí bó ọ̀sán làwá sí wà ń lúwà but ní normal day ó yẹ káàtù wà ní time Maghrib by time like wọn láti Maghrib irú time yẹ káàtù wà ní time Isha time wọn láti Isha ọ̀nà tẹ̀ tó ti wájẹ́ kó rọrùn láwọn time tó ṣe pé àwọn ẹ̀rọ àwọn ẹ̀rọ ìgbàlódé wà lè tí yẹn lè máa lù láti máa fi calculate náà ayé lè tó ṣe pé yóò máa jẹ́ ẹ̀rọ tí ó jòkó lórí calculation tó ti wà nílẹ̀ kìí ṣe pẹ́rọ yẹn gẹ́gẹ́ ní mọ̀támọ́dù bí agbó ní òkè ní ìsinmi agbó wà agbó kàjẹ́ kó tún easy ni kìí ń ṣe agbó gangan ni mọ̀tàmàdì agbó kọ́là ń gbáralé níbi kíkírùn ọ̀tọ̀ ní tàn gbáralé àmá agbó yóò kàn jẹ́ bí yóò mọ̀ àgbúdọ̀ sọ títí jẹ fagbó ká pé ìwọ̀n 2 o'clock ni àsílùsọ because eléyìí àwọn olómi mọ́ fẹ́ fi kìí á sí ìwé ra wọn níbi ọ̀rọ̀ oṣù wíwò náà wọ́n ní so a lè lo astronomical way ara o gbọ́dọ̀ drop ìpìlẹ̀ ìpìlẹ̀ ní yàtọ̀ láì tó bá lò àwọn ẹ̀rọ bí i àwọn ẹ̀rọ tí ma ń jẹ́ kí kíní ẹ̀ tóbi ó wá fi kíní ń wó bí microscope àbí kílẹ̀ ń gbé tẹ́nà sí lọ́ọ̀kan báyìí tí ó fi lè yẹ kúgbò tẹ́fì rí dáadáa ma fi wàlá iskar because owó yàtọ̀ láì nìyàn àmọ́ ká wá lo àwọn kí náà ń pè nùjúmù kíníkàkíníkà yí tá ma ń lò tá ma ń pè ní astronomical kíníhùn èyàn ọ̀lọ́ ara the same thing pẹ̀lú time wọn náà na ẹ̀hàmà wọ́kan wọ́n ni wa an yakduru laha ọkọta wa yuhaddiduha mu'tamidina fi dhalika ala aqrab biladin ilay wọ́n lè wá ma fẹ́ léyìn ẹmẹ́tàdìbà fi wọ́n ni ayé nọ́mà tí mo ń sọ kìí pé tí wọ́n náà nọ́mà tí mo ń sọ pé in relation sí àwọn yòókù wọ́n wù pé ṣó nọ́mà báyìí kí a complete six month day complete six month night Allahu Akbar naam tatamayazu fi salawatul mafruudatu ba'duha an ba'd lima thabata anna an-nabiy sallallahu alaihi wasallam haddatha ashabahu anil masih ad-dajjal sẹ́mọ̀ títà fi sọ bẹ́ẹ̀ oníkí ànẹ́bì sallallahu alaihi wasallam ó fáwọn sọ̀hábà rẹ̀ lérò nípa masihu dajjal faqalu ma lubthuhu fil ard àwọn bèèrè lọ́wọ́ Ànábì pé ma lubthuhu fil ard táìmù mélòó ni masihu dajjal ló lò lórílẹ̀ ayé qala arba'ina yawma Ànábì ní 40 gbogbo ayé ni o

kọ̀wíyà albadan kọ̀wíyà al'azm kọ̀wíyà aljasad musulmi ó strong ní imani ó strong lákídà hatta kọ̀wíyà manhajá ó strong níbi manhaj tó rí sójú ọ̀nà lẹ́bí àtàwọn sọ̀hábà gẹ́gẹ́ mọ́rin ó wà strong èyàn mọ́ ní thick skin thick skin skin tó ṣe pé ọ̀bẹ o lè mọ́ jù lẹ́gẹ́lẹ́gẹ́ àmọ́ ó dúró pa lójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala because tó bá lè dúró dàjálì gẹ́gẹ́ ìgbébá àwọn ọmọ kẹ́ àwọn ọmọ kẹ́wù dàjálì náà ma ń da ayégúlẹ̀ nípa àwọn àwálù dàjálì àtibárù dàjálì dàjájìlá àwọn small small minor dàjálì náà ń tafa tó ń gbà tẹ̀jẹ̀ pẹ̀lú wọn ìrújú kẹrin dẹ̀rẹ̀ dàgá náà ma fi mú ọfà ìrújú pé ẹ kíníọ̀kìnìyàn kan kọ̀ omíyà àsọ̀bíyà náà ma fi mú ọfà táwọn títí fìtínà bá wádé ń kọ́ fàkẹ́yìfà ìdá nazala dajjal al-yawm ìwọ́kàn mọ́ ọgbọ́n kí ní kí tí dajjal bá sọ̀kalẹ̀ nílé ìta sọ̀rọ̀ yíò kọ́ bóòlù ẹfẹ́ sí in tó súnmọ́ jù kí ó tẹ̀lé dajjal lọ ọdẹ́ kí ayé ló jẹ́ kí ìmọ́ sọ fáwọn ìrántọ́ mọ́ wà junior centered junior centered ó lè lálẹ́yìn ó lè làkọ́ níbi fìtínà jù dajjal because fìtínà dajjal yóò inú kan tí ó jòkó tí ó fi kọ́ àwọn èèyàn jù wọ́lá ìdúníà ni di for example sọ́ọ̀sì kan bẹ̀rún wọ́n ní pé wọ́n ń ṣe kí ní àkìlẹ̀ kan wọ́n wá ní káwọn èèyàn máa wá káwà máa gba sẹ̀mó tọ́ọ̀tọ́ dàlú ní ìsìn àwọn mùsùlùmí wá ń wọ́ dípí kí sọ pé ah ẹ ẹ kọ́kọ́ dáwọn mùsùlùmí kèése kí bóyá ìyàn múnú lú o kò sí ìyàn nínú lú o irọ́ làwọn yẹn pa o ẹgbẹ́já ẹ̀ ebi ń pa ebi wọn ní pa yín irọ́ aláìmọ́re ní aláìlójútì ní ní kèése kí bí kankan pa yín reality lè bí ń bá yín sọ̀rọ̀ aláìmọ́re ní ó fẹ́ ní pé ò jẹun láàárọ̀ àná tílẹ̀ fi sú sí ó fẹ́ ní pé ò tí jẹun one week bá láàrin one week sọjọ́ tó kí ń jẹ ó kéré jù ní two times a day fún mi irọ́ ló ń pa ẹ wá mọ̀ wó tí dajjal bá wá dé o bí 3 years before dajjal general mass ebi ó ti mú ní gbogbo ilé ayé kí nìdí ìdí ní pé third year kí dajjal tó dé tó bí i 2027 ni dajjal ó dé bí 3 years before then the first year tó bá ti kọdún mẹ́ta ọlọ́run kọ̀kọ́ ní kí sánmà kó hó di áàfò òjò tí ma ń rọ̀ àwọn àgbẹ̀dẹ̀rin òjò ní rọ̀ mọ́ ọlọ́run half one third yóò mọ̀ rọ̀ half and one third ilẹ̀ wà máa gbé one third irúgbìn jáde òjò sánmọ̀ ó di one third omi mú ilẹ̀ náà ó di one third irúgbìn mú two third ni ó mọ̀ rọ̀ sánmọ̀ two third yóò mọ̀ jáde lónìí tó bá ti du ọdún méjì tí dàjálò òdè ọlọ́run ní sánmà ó kù ó yá gbá two third mọ́ bá first year lásán ìyàwó ti mọ̀ múnù oúnjẹ òní kọ́kọ́ circulate ma àwọn tán bá lágbára lè ti lóòdà oúnjẹ ní ìsílé àmá yóò padà rí ní tọ́dí ẹ̀ second year one third nìkan yóò mara tó bá di ọdún kẹta bóyá next year nígbà jálùwà jáde a year before it sánmà kan ní ojú kan ní kan sánmà àgbàdo kan ní jáde nílẹ̀ irúgbìn kan báyìí ráìsì kan báyìí ẹ̀wà kan báyìí ní jáde nílẹ̀ ibi wà dé káàkiri gbogbo ayé àyọ́mọ̀ sá káàkiri táìmù yẹn ni dàjálò ṣẹ̀ṣẹ̀ wá dé ẹ wo fìtínà tó ní agbára táìmù yẹn ni dàjálò wá dé yóò wá dé pẹ̀lú oúnjẹ pẹ̀lú owó dúkìá àwọn nǹkan tí ma ń dìsífà àwọn èèyàn nínú ayé yóò wá dé pẹ̀lú rẹ̀ àmọ́ sáàrùkù kan ló fi gbà àìtúkùnmí nàbí annan ìlà ó lọ́lọ́run ni ìní ṣe mùsùlùmí ọmọ mùsùlùmí tó lọ sọ́ọ̀sì láti lọ gbàṣẹ̀ mú tí ò sún jẹ tí ò ṣe bínú ìlú só ní ò wá lè lọ sọ́dọ̀ dájẹ́ àkíní wọ́n dájẹ́ lákun ìwọ ọlọ́run kódà lẹ́yìn ọlọ́run kò sí ọlọ́run mímọ̀ lẹ́yìn wọn ah millions of dollars ń kó dọ́là fọ́ báyìí dọ́là ìwọ ọlọ́run sáwọn èèyàn máa ń ṣe wọn máa gbé òsà wọn máa gbé ẹbọ sọ́gítà mẹ́ta lé nítorí owó ni sáwọn èèyàn wà ní tẹ̀lé dájẹ́ wọ́n náà ti pín nǹkan ti wá báwọn àbí hadha huwa hadha huwa ayyul ikhwa ayyul ahibba ẹ jẹ́ ká jẹ́ qawiyul badan qawiyul iman ìyẹn ma ń strong quwwatul iman òun ló ma ń wá sí quwwatul badan èyàn ò rí lẹ́gẹ́lẹ́gẹ́ àmọ́ kò sẹ́nibọ̀dì tí ó lè gbé e ṣubú gbàtí Ibnul Qayyim rahimahullahu ta'ala tó ń sọ̀rọ̀ nípa futuhat al-futuhat al-islamiyya wọ́n ń pé ẹ̀rí pé imani táwọn sọ̀hábà ní ó wá jẹ́ kẹ́nìkan nínú wọn kó ma lágbára bí èyàn bí 100 iman ó wà nínú àdáwọ̀dáwà iman ni ma jẹ́ kí èyàn tó lágbára ní jásàdì gan àmọ́ kúfúrù àti ìmá sí ẹlọ́wọ̀n ọba iman jẹ́ kí èyàn wíkì ó bá àpíà lójú kó strong àwọn yẹn wà wọn fúrùs àtàwọn rómù gbà ẹ̀ orí má nígbà ẹ̀ wọ́n lágbára wọ́n ga nígbàkúga ẹwà wọn sọ̀rọ̀ àtàbà wọn jà gẹ́gẹ́gẹ́ bá yàgbó bá kí pé ọgọ́jú ló nà ní ọkùnrin tí ọ̀ lára Ni Abubakar lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí náà ni òun nìkan sì bẹ̀rẹ̀ sí mọ́ gbógun ti àwọn kèfèrí gbogbo sì mọ́ sádàlùkà ah, àwọn kéèkèé lẹ́gẹ́lẹ́gẹ́ bẹ́ẹ̀ ni imani mọ́ ṣe bẹ́ẹ̀ imani o mọ̀ jẹ́ kí èyàn strong ó lè mú nǹkan mọ́ra kódà kí bí pa fún jíjẹ ọdún kan àmọ́ àní ní sẹ́lọ́nsẹ́ kódà kí wọ̀dà jáàlì kó ní gbogbo jẹ́lé ayé wà láì nígbà gbàdú imani ò sí gbogbo ti dẹ̀rú iwu stéètì ta sì wáyé yóò tún wá wà aṣíwáwú tẹ́mù dàjálò dẹba tí ó gbogbo múra kalẹ̀ àhá tí ó musu ọmọ ń sọ pé kíní kàwọn ní ogun àsọtẹ́lẹ̀ kì ń parọ́ inú àrọ tó bá gbọ́n ìwọ tó ti mọ̀ pé dàjálì ń bọ̀ wá tó ti mọ̀ pé nǹkan bá yóò ṣẹlẹ̀ ó ti mọ́ múra kalẹ̀ dẹni pé in case tí ò bá ti ẹ̀bẹ́ mi láyé àwọn ọmọ mi ń kọ́ bó mo ṣe fẹ́ tírénì àwọn ọmọ mi tí wọ́n strong

second day yóò bí bí one month um, wa yawm ka juma ọjọ́ kan bí juma wa sa'iri ayyamihi ka ayyamikum àwọn other days yóò bí àwọn ọjọ́ ikú yìí yóò nọ ma bá wọn ṣe tí wọ́n ni pé dajjal gẹlẹ́ máa lò jù bá bí ó lè máa lò close to two years àmọ́ kèfèrí àwọn yóò ti di kèfèrí ló bí lẹ́bí ẹni kí ànábì Ìsá tó wá sọ̀kalẹ̀ ẹ̀rọ mọ̀ wo ló fi rí Ànábì sọ pé la tazalu ta'ifatun min ummati ala al-haqqi mansurin Allahu akbar Ọlọ́run dákun jẹ́ ká wà nínú àwọn ta'ifatun mansurin Ànábì láwọn ta'ifa kó continue níṣẹ́ kò sí bó ṣe lélẹ́ tó wọ́n continue pé aláwò ní fòdodo ilẹ̀ la yadurruhum man khadhalahum àwọn ẹnìkan ma dalẹ̀ wala man khalafahum àwọn kó mọ̀ta kò wọ́n wà láìkò ní àfẹ́tíwà hatta ya'tiya amrullah níbi àwọn riwayat mi wọ́n ni áhírò òun ní padà jẹ pẹ̀lú ànábì Isa against Dajjal ànábì ní àwọn ìgbẹ̀yìn àwọn later generations àwọn pẹ́sẹ̀ mú tẹ̀lé wọn every generation yẹn àwọn ènìyàn kó mọ̀ wà tán mọ̀ wà lórí òdodo wọ́n mọ̀ pass from one generation to another wọ́n títí tí àwọn ilé náà mẹ́padà di àwọn náà ni wọ́n wà pẹ̀lú ànábì Isa alayhi salam àwọn owó àwọn tọ́ ifátù mẹ́sọ́rọ̀ àwọn owó àwọn fúnkọ́tù nájíyà ẹ ti rí pé kíyàn dí òdodo mú wallahi wọ́n ní ayé ìgbà tán sọ tánàbí sáwọ̀ bá dé majority àwọn ọmọ ayé ọmọ ìyá dàjálì ni ó jẹ́ gbà ọmọ ìyá dàjálì ni majority ó jẹ́ àwọn díẹ̀ báyìí ni ó wà pẹ̀lú ànábì Ìsá ní ọjọ́ tán sọ yìí àwọn díẹ̀ ni wọ́n pẹ̀lú ànábì Ìsá ní ọjọ́ tán sọ yìí ló fi pé àwọn nìkan tó wà mí nútọ́ aláwọ̀kọ́ ni pé ẹ̀sìn ìsìláàmù tó ń jẹ́ ẹ̀sìn òdodo ojú ọ̀nà nẹ́bì tí ń jẹ́ òdodo wọ́n èyí mọ̀ pẹ̀lú nọ́mbà ah lọ́wà lórí òdodo ọwá ṣe fídíò wé o bá ṣe pọ̀ tó kìí ṣe kó ń ṣe òun ṣò nọ́mbà yìí láti lè fi dúkẹ́kẹ́ ọlọ́run adúpẹ́ fún ọ òun ṣò rẹ̀ láti lè fi ṣe pé ẹ̀rí ní ẹpá wà láwà lórí òdodo kí nìdí wo nọ́mbà wá sí nọ́mbà tí náà mo fẹ́ sọ pé òdodo ọwá ní pé nọ́mbà rárá tó bá mú nọ́mbà wá láti lè fi dúpẹ́ lórí pé ah, àwa la pọ̀ lórí òdodo yìí kò sí wàhálà pẹ̀lú rẹ̀ àmọ́ láti wá mú nọ́mbà wá láti mọ̀ bí sí ẹ̀rí pé afá intense yìí ò dá ah, bọ́ọ̀lọ̀ ṣe ní intense ò dá ó rí bá ṣe pọ̀ tó ní ah, rárá o wọn ìkí fi nọ́mbà wọn wọn ìfi nọ́mbà àjẹ́bẹ̀ ó sọ̀lọ̀ kíákíá another thing tí wọ́n fi mú òdodo òun náà ni ìlú ìlú ìlú ìlú wallahi wọ́n fi mú òdodo ọlọ́run ló mọ̀ bóyá títàmì tí dàjáde wà dé gbogbo a whole country ni ó tẹ̀lé dàjáde láwọn country mi tí ò sí mọ́ nẹ́m̀bẹ̀ gbogbo wọn ẹ̀dà tẹ̀lé dàjáde because àkídà làwọn káńtẹ̀ sí ìpé nílùú tí mo bá wọ́ ọgbọ̀dọ̀ láfà ń bẹ̀ wọ̀lẹ́ ilé kò sí ọlọ́mọjọ́ padà tí ò bá sáfà kankan tó wá wà lórí òdodo tẹ́mù ó sáà gbọdọ̀ tẹ̀lé àfà kan lóyìn àrí tí ò bá káwà ní kò wá sáfà kankan tó wá wà lórí òdodo ń báyẹn ah àmó ti mú lákìídà sọ fún mi bó ṣe ní tàbí dàjáàlì nígbàtá náà sí atharu yóò yáwọn yamani ibn Mas'ud sọ pé sórí náà pè ní jama'a ọ̀n kí nínú èdè Yorùbá ta fẹ́ tú jama'a ga nínú èdè Lárúbáwá literally a ni jama'a ni àwọn tọ́pọ̀ ibn Mas'ud sàábí ànábí sọ pé sórí jama'a ta nábi sanbi kì í sàwọn tọ́pọ̀ o ma wafaqal haqq in tó bá ti bá òdodo mu ni walau wallahi mélòó mélòó àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn sálàf tánmà sọ pé àwọn àsìkò kan ń bọ̀ tó ṣe pé lódìdí ìlú kan wallahi ẹ̀ ní rẹ̀ nìkankan lórí òdodo àyàfẹ́ yọ kan èyẹ kan pé lórí òdodo bí ìlú ṣe tóbi tó pá wọ́gá ma ń sọ́nà wọ́n náà kódà ní fámìlì mi bí fámìlì wa ṣe tóbi tó èmi nìkan pé mo ti rí ra mi báyìí tí mo ṣe súnnà bí fámìlì wa ṣe tóbi tó èmi nìkan náà mo ti rí ra mi tí mo ṣe súnnà bó ṣe ẹwọ́ wọn tó wá sẹ́yìn ní ṣìrọ́ ti pé ah, ara o nínú fámílì o ah, ara kò gbọdọ̀ jẹ́ mi nìkan mọ́ àlórí òdodo náà a sì pàwọn tán pọ̀ náà lórí òdodo jẹ́ ń kò níbi súnmọ̀ tẹ́mi wà kí n bọ́ sí bí èyí táwọn sọ yẹn ká sọ́ra fún àsọ̀bíyà nationalism ìkìlẹ̀míyà ká sọ́ra fún kọ̀ọ̀míyà ká sọ́ra fún tribalism ọ̀nsọ̀ríyà fi ìlú wọn òdodo fi òdodo wọn ìlú ní ànábì ọmọ maka ní sallallahu alaihi wasallam kò wá tó ń pẹ́ ah, ìlú mi tí wọ́n ní gbogbo àwọn tó wọ́n lú mi wọ́n wá mọ́dá ní àwọ́ ìlú mi náà ni ó ìlú mi náà ni ó rárá intense ò dá ànábì wọ́n ń ṣe wá sí àwọn tán lè nígbà káwà tí pánẹ́bí àwọn mùsùlùmí ò jù mẹ́wàá lọ ní gbogbo mọ́ká wọn ò jù mẹ́wàá lọ ẹ wá ìmájì kan máa lọ àjẹ́sì lọ pé bí ìlú ṣe tóbi tó ẹ̀yìn mẹ́wàá ní kẹlẹ́wàá mọ̀nà àbí eyín emotion lásán lè yún òdodo ni pé kí lòdodo kí lò dodo mawal hako fẹ̀mọ́ṣẹ́ ńlẹ̀ so dodo ní èyàn ń sọ ilé because táwọn agbúrú bá ti wà lòlú èyàn gbọdọ̀ ma mẹ́ṣẹ́ rẹ̀ kó máa di pé yíwa di pé ó padà máa tẹ̀lé dajjal tí dajjal bá dé kí ni dí tí gbogbo àwọn àfáà lóyìn bá ti tẹ̀lé dajjal ìwọ sì fẹ́ láfàá lòlú ó fi sì fẹ́ láfàá lòlú bọ́láwá ah bọ́láwá ṣe ó gbọ́ ó sáàjí ń tẹ̀lé wọn dó mọ́ mọ́ pé ń tẹ́sí ò dáa mọ́ sáàjí ń akbar wallahi ó yẹ kí wọ́n nìkan dúró ní pé eh dajjal láyé ilé tẹ̀lé dajjal láyé kí nìdí àdísà nẹ́bì ló ń sọ̀rọ̀ padà jáde ní wà á fi àdísà nẹ́bì lẹ̀ nítorí ìlú mi nítorí àwọn èèyàn in tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ wọnú ní yamal kiyama wọ́n fọ́ wọ́n pè àwọn tán ti jíra ní muhajirun àbí wọ́n pè àwọn eh, tán wà ní Madina ní ansar má gbàgbé láàrù muhajirun àti ansar wù mẹ́nu kùránì tó ti bẹ́ẹ̀ ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ọkùnrin méjì ẹnìkan sọ pé ya a ya lal muhajirin ẹ̀yin muhajirun bí pé èmi báyìí ara Mákà lè ní mọ́ ń pè àwọn yókù mi ẹ̀yin ara Mákà ẹgbàmí ansar ẹgbàmí o anibi ni abida abida awati jahiliya wa ana bayna adhhurikum he àwọn ni bi jahiliya be o ase ke jahiliya ni pé eyan ra lu ni o eyan ra lu ni o gaga ẹ̀yin ẹ wá bá wa ta ló wà lórí òdodo ni ẹ sọ fún wa nu abeje ṣe pé eyan ra lu mi in o eyan ra o ikeje pé eyan ra lu mi ni he tani jahiliya tí sì ti kú láàrin ilé da'uha fa innaha mubtina àníbì ní ẹfílẹ̀ ìdọ̀tí gbà ní ẹgbẹ́ni ìpìpé jahiliya ẹfílẹ̀ ẹgbẹ́ni tó ti pé muhajirun bẹnu kòránì o ansọ́rù bẹnu kòránì o kátọ́wàsọ Nigeria tí ó sínú kòránì Ghana tí ó sínú kòránì Togo Mali ti o si fi hijira ṣe bí ni ní pé kó gbéra kó tụba tó wà tó bá rí pé kò sí tó sí bó ṣe lé gidi practice kan o si gbéra kó láàrin wọn o si kú omi bẹ̀ lọ si míì lọ́dọ̀ àwọn ẹlẹ́bùn ṣe máa ní àà ah, ó fẹ́ lọ́lọ́wọ́ gbogbo ní àbí káwà ní pẹ̀kọ̀ wáṣẹ́ nìkan lùgbé dákẹ́nu rẹ emotion ló lò òdodo lè wallahi àkídà kòmíyà nationalism tribalism àwọn kèfèrí mẹ́kà nínú àkídà wọn àwọn mùsùlùmí gbà wọn òsìláàkì kí lẹ́ ń pè Salman al-Farisi kí ń sọmọ kí ń lágbàrá Bilal ọmọ Ethiopia nínú wọ́n pọ̀ bá tí ó kí ń ṣe kílẹ̀mì Suhaib ọmọ Rome nínú wọ́n pọ̀ ní àwọn sahaba wọ́n kí ń ni kódà níbi kí ń kéèmọ̀ kẹ́ láti mọ́ sí ìyàtọ̀ pé lágbàwà lágbàwà kìníkà kìníkà kìníkà kìníkà láà gbogbo yín kullukum min adam ok ẹ̀tì ẹ̀dọ́nà mo fẹ́ sọ kìníkà fún yín kí ni dí tí boundary fi wà náà ipé ìlú kan Nigeria ìlú kan South Africa ìlú kan UK ìlú kan US ṣẹ́rù bóyá ó boundary yẹ ẹ̀rù ní àmọ̀ tàbí àgọ́dọ̀ ọlọ́ọ̀bá ni ọlọ́nkẹ́ yá ayú annas inú Kùránì lè wọ́n inna khalaqnakum min zakari wa untha dájúdájú àwọn ọlọ́ọ̀bá ládáyín látara akọ àtabo wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu ọlọ́run la wá ṣe ní ìlú ìlú kéèsè nítorí kẹwàá mọ́ sọpá wà ní ìlú kàwà ládájú kéèsè tàtàbáfàrù àwọn ọmọ kíníkàláwá àwọn ọmọ lúkíníkàláwá àwọn ọmọ lúkíníkàláwá kéèsè nítorí ẹ̀fà ọlọ́run la mọ́mọ̀ ṣe ní ìlú ìlú tribe nínú ìlú ẹ̀tùwárí tribe ẹwù kamar nínú ìlú ẹ̀tùwárí tribe ẹ̀tùwárí pàwọn ìlú gan ó tún wá fọ́mù continent alaysa kadhalik hadha huwa ọlọ́lá mọ́mọ̀ sí lè tààrọ fún kó lè bá yìí sí láti dára yìí mọ̀ ní ẹwà ìmájúká kí bí a gbogbo Africa ìsinmi country ni yóò lè àti dára mọ̀ inú Africa a ní Nigeria a ní Niger a ní Mali a ní Libya a ní Algeria a ní Tunisia a ní Egypt kò kí ṣe mú kàmọ̀ bí ṣe yẹ fáhùrù anẹ́bì ní kò sọ́lá fún lágbàwá lórí non-arab kò sí ọlá fún non-arab lórí lágbàwá illa bil iman àyàfi imani àwọn ahadith anẹ́bì ní kílọ́mà ahadith anẹ́bì sí sàbà àdìsìn ọlọ́wọ́ sọ pé inna akramakum inda Allahi atqakum èyàn èyàn tí fi ń bẹ̀rù ọlọ́wọ́ bá jù ní kìí sí ọmọ ìlú kan ọmọ stéètì kan ọmọ kìnnì kan ànábì ń sọ fún wa pé àsámù àwàtọ́ à ẹgbọ́ ẹmọ tẹ̀lé àwọn olórin yìí wọ̀láwó káànà abẹ́dán àbàṣíyà kò bá jẹ́ rú láti abáṣà ànábì sọ fáwọn alágbọ́wá tó bá jẹ́ rú padà wá jẹ́ olórin yìí kìí sọ pé ọmọ lúkan ni ọkìí sọ ọmọlúwá kìí sọ ọmọlúkan ọmọlúkan wàláhì ló kakíyàn dáadáa dáadáa àsọ̀bíyà kídán ni ìsìláàmù gbógun ti kìí ṣe kékeré kódà nẹ́bí káùntì sí wà jahiliya ìwà wọn kí fèrí mẹ́ka gbà musulmi ṣe tún ṣùgbà ti fẹ́ sọ̀rọ̀ àfà intense yóò dá kí ni dí because ó takò ayà Qur'an olójó dá fún yí ó takò hadith ẹ̀hẹ́ ṣẹ́kítọ́ kí bí a ta fi ń sọ̀rọ̀ ní ọgbọ́n tètè mọ́ níyànjú ọmọlúwọ̀ ṣe lulẹ̀ fẹ́ wò ní àbódòdó kẹ́ ń sọmọlúwọ̀ ẹ̀fílẹ̀ jẹ́ mọ́ ah, kí n sọmọ olúwa jàrí ah, kí n ṣe lù tún ní báyìí ah, ẹ̀dàkùn kiri yóò yẹ ṣe lù ní ó tún wá rí èèyàn ó tún rí ìwà rí àwátà ìgbòrà lóní súnnà débi pé intel tó wà lórí ẹlòmí tó wá fẹ́ sọ pé nìkan kò in tí ń ṣe òdá ìlú ní ọkọ̀kọ́ mention ìlú ni kìníkan Nàìjíríà yìí ẹ̀dàkọ̀ àfáà kan fún mi Nàìjíríà mú mọ̀ sọ kí ní ẹmọ ọ̀rọ̀ jàìlíyà èyí lè ti ń fẹ́ká àwọn òmìnirẹ̀ fúra because wọ́n bí àwọn gbọ́lẹ́nu àwọn fásúnnà wallahi ọ̀rọ̀ jahiliya ni ọ̀rọ̀ jahiliya ni mo ń fi ọ̀nà mo fi ń búra fún ọ kì í sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ jahiliya ni ọ̀rọ̀ àwọn kèfèrí Mẹ́kà ni ipe kí ló ó wá nílẹ̀ nìkan tó tẹ̀ mọ́ fíra rẹ̀ sẹ́ni tí mo ok tí wọ́n fíra mi ti sọ́dọ̀ ẹnìkan tí ò wá sí lórí òdodo kọ́ Nàìjíríà síwájú dáa àwọn súfì làfà mi Nàìjíríà ó fi mílẹ̀ báwọn àbí fílẹ̀ fílẹ̀ ó sì láfà Nàìjíríà àwọn súfì ni àwọn mọ̀kàsílà fàtí ní Nigeria ẹ fìlà ó ti láfà Nigeria àwọn mọ̀kàsílà fàtí ẹwà fìmílẹ̀ àbí kí ma sọnù lọ ìtorí kí wọ́n sáà ti láfà kan Nigeria ṣe Nigeria sí láfù ìṣẹ́rí igan ti ẹ̀nigan ṣe láfù ẹ̀sìn ibógan Mali ńkọ́ ok Nigeria ńkọ́ Abidjan ńkọ́ ti máa l'Abidjan ńkọ́ ok UK ti máa UK ńkọ́ ti máa US ńkọ́ ti bá ń kí ní tí mo lè máa kábáyẹ̀ káàkiri bí 99% kèfèrí ni wọ́n nílẹ̀ ayé tàwà tó pé tó bá musulmi ní kíni o lọ China kó bá ṣe ń fìyà jẹ àwọn musulmi kan àwọn tẹ́kẹ̀ minority láwọn musulmi bẹ́ minor minority àwọn Uyghur muslims they are very very minor minority tó ní agbára káwàkẹ́ni káwà jáde láàrin gbogbo kan láàrin àwọn kèfèrí ó wá jẹ́ musulmi ká má challenge pé gbogbo China sí wá tóbi tó wà ní láfà ah, ah, irú ọ̀rọ̀ jàhìlíyà wọlélẹ̀ ايش هذه الجاهلية والله جاهلية tí Dajjal bá débò lásọ fẹ́ síra báyìí tí dà in because ó ti di pé àfà là ń tẹ̀lé kìí sọ́dọ̀dọ̀ mọ́ báyìí ó ti láfà Nigeria bí òkè òkè òkè ah subhanallah ẹfilẹ̀ ẹfilẹ̀ ó ti láfà Nigeria so tí Dajjal bá dé táfà bá lè tẹ̀lé Dajjal mí lọ tẹ̀lé lọ kí ni yàtọ̀ nínú ilé àti Sufi tí gbogbo yín ké lánàá tí Sufi sọ fún pé kún ní inda shaykhika kalimajiti inda gọ̀ọ́sílẹ̀ yìí

kìtàbù wa súnà wa manhaj salaf kìtàbù wa súnà wa manhaj salaf ní ìsọ ti pẹ́ra albalad ló kọ̀kọ́ mú òun ló wà fi jọ́jì pé iṣẹ́ níwà lórí kìtàbù àti súnà ìlú ló kọ̀kọ́ mú tọ́tọ́ ní alágbájá láàfáà ní Dubai ókè ó ṣẹ̀ṣẹ̀ wà lórí kìtàbù àti súnà whereas in ta fi ń jọ́jì tẹ́lẹ̀ ní pé kìtàbù àti súnà ni àwọn àfáà olówá gbádùn lórí bẹ́ẹ̀ in tó kàn kù ní ẹ̀ kó sọ àkó níbi jahiliya so níbi ọdún yàn sàhábà pé tó bá ti di táìmù yíò kí lẹ́mọ̀ ṣe òkùdúrù làhùn ẹ ma wọn ìrun yí ni ẹ ma ṣe kí ni ẹ ma wọn ìrun yí kí measure because ẹ ma calculate based on àwọn táìmù tẹ̀tì mẹ́tẹ́lẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó ṣe wọn fẹ́ni wa sallallahu wa sallam ala muhammadin wa alihi wa ashabihi wa wa subhanaka wa bihamdik wa ashhadu illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته